إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إبار الله داج داج ببوكوية طلاب نكسسوني أن يراب سبحانه وتعالى بسني أوين لوري أوافرجي رابا أواب ورابا أواب ورابا níbi aburú àwọn sẹ́wà àti aburú ẹ̀mí wa ẹni tí Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala bá tọ́ sọ́nà kò sẹ́ni kankan tó lè sí lọ́nà ẹni tí Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala bá sì sí lọ́nà kò sẹ́ni kankan tó lè tọ́ sọ́nà mo ń jẹ́rìí pé kò sí kankan tó tọ́ sí ìjọsìn àyàfi Ọlọ́hun Allah subhanahu wa ta'ala nìkan ṣoṣo wọ́n sì jẹ́rìí pé anábíwa muhammad sallallahu alaihi wasallam ẹrú ọlọ́wọ́ bá ní agbọ́dọ̀ jọ́sìn fún òjíṣẹ́ ọlọ́wọ́ bá sí ní agbọ́dọ̀ máa tẹ̀lé ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀páyà ọlọ́wọ́ bá ní pàápàá ẹ wá jọ́sìn fólówá yín kí ẹ sì páyà rẹ̀ ẹni tó ṣe pọ́n ló dá yín látara ẹ̀mí kan ṣoṣo látara ẹ̀mí yìí ló ti fà jáde ẹni kejì rẹ̀ ó wá tẹ̀ka lára àwọn méjì àwọn ọkùnrin tó pọ̀ àtàwọn obìnrin ẹ bẹ̀rù Ọlọ́run ọba tẹ́ ara yín ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ páyà Ọlọ́run Ọba kí ẹ sì máa sọ̀rọ̀ tó ṣe déédé tẹ́bá ń ṣe lé Ọlọ́run Ọba yóò bá yín tún àwọn sẹ́yìn ṣe yóò sì máa foríjì yín àwọn kùdìẹ̀kùdìẹ̀ yín ẹni sí bá ń tẹ̀lé tọ́lọ́run Ọba àti tójíṣẹ́ rẹ̀ irú ẹni èyí tí sì fi ń dájú nínú gbogbo mẹ́nà ìmẹ́nà nabi wa muhammad sallallahu alaihi wasallam ni èyí tí wọ́n fi ń burú jù nínú gbogbo alamari adádálẹ̀ ni o gbogbo adádálẹ̀ anu ni anu sì rí ma ń sani tí ń sédè rona ni èyí rúsí ọlọ́wọ́ ọlọ́wọ́ bá kẹ́ẹ̀sì lọ́mà ní pé ìgbàgbọ́ nínú kádàrá nínú àwọn òpó ìsìláàmù ni ọ̀ nínú àwọn òpó ìmáni ni kódà ó wá látọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam ní pé yíò ní gbàgbọ́ àyàfìgbà tó bá tó gbàgbọ́ nínú kádàrá ọ̀ bẹ́ẹ̀ sì rí ẹnu kò lè lórí قال الإمام أحمد رحمه الله تعالى جاب سواني مناقب الإمام أحمد تبن الجوزي وني أجمع سبعون رجلا من التابعين وني أعواتوا جسمون تنينو أعوات التابعين أنوكو وأئمة المسلمين بكنا أعواني سواجو نينو أعوات مسلمين wa a'immati salaf àtàwọn ẹni àwọn olórí àwọn ẹni síwájú wa fuqaha il amsar àti àwọn àfá àwọn ìlú ala anna sunnata ní pé sunna o allati tuwufi alaiha rasulullahi sallallahu alaihi wasallam ẹ̀sìn tí òjíṣẹ́ Ọlọ́run bá kú lórí ẹ̀ awwalu harridọ bi qada illa aláwọ̀kọ́ rẹ̀ ní kíyàn yọ́nú sí nǹkan tọ́lọ̀ bàbá kádàrà wà taslimi li amri Allah kíyàn ju pájú sẹ́lẹ̀ fún alámàrí ọlọ́wọ́ bá wà sabru tahta hukmihi kíyàn sì ma ní sùúrù lábẹ́ òfin ọlọ́wọ́ bá wal akhdhu wannahyu amma naha anhu kí yẹn sì máa jìnà sí nǹkan tọ́lọ́wọ́ bá kọ̀ wa ikhlasul amali lillah àti kí yẹn máa sàfọ́mọ́ àwọn asẹ́ fún Ọlọ́hun Ọba nìkan ṣoṣo wal imanu bil qadari khairihi wa sharrihi àti ìgbàgbọ́nù kádàrá dáadáa rẹ̀ àtàbúrú níbi àwọn alámọ̀rí ẹ̀sìn ibadallá ìgbàgbọ́ nínú kádàrá alámàrí tó ṣe pàtàkì gan ni o gbogbo wa lásì tí ma ní pé òpó kan ni orígun kan ni nínú àwọn orígun iman ṣùgbọ́n ibadallá bóò lè yíó ṣe mọ̀ pé èyàn gbàgbọ́ nínú kádàrá èyàn ti gbọ́ pé a ah, bẹ́ẹ̀ ni alìmánu bil qadar bẹ́ẹ̀ ni èyàn ti ká tí a bá ti ẹ̀ká àwọn kéwú ògèrè àbí mọ́ tú tó gbẹ́ ẹlòmí ń ká gan kọ gbogbo tó ká kò rántí rẹ̀ so kí wá ni wọ́n ń pè ní pé èyàn kádàrà bóòlì kí ni orí pa àwọn nǹkan yẹn nínú ọkàn yẹn nínú gbàgbọ́ yẹn nínú sẹ́yẹn nínú ọ̀rọ̀ yẹn nínú tí ń jáde lẹ́nu yẹn èyàn fi mọ̀ pé àà ah, gẹ́gẹ́ bí bẹ́yàn sí mọ̀ mùsùlùmí náà amalihi so pẹ̀lú sẹ́rẹ̀ pẹ̀lú atharu imani lórí rẹ̀ kí ni àwọn orípa ìgbàgbọ́ nínú kádàrá tí yíò fi mọ̀ pé ah tó tọ́ mú gbàgbọ́ nínú rẹ̀ aláwọ̀kọ́ ibadallah nínú àwọn orípa ìgbàgbọ́ nínú kádàrá tó ṣe pé yíò máa rí nínú gbàgbọ́ èyàn èyàn sì máa rí nínú àdìsọ́kẹ́ èyàn òun náà ni pé yóò fi agbára Ọlọ́run subhanahu wa ta'ala hàn Umar ibn al-Khattab radiyallahu anhu ó sọ gẹ́bù sí wá nínú àṣẹríà ó ní al-qadaru qudratullah kọ́dàrù tẹ́rí òun lágbára Ọlọ́run Ọba kádàrá òun ni agbára Ọlọ́run Ọba azza wa jal ṣé wọ́n náà ń rí kádàrá gbọ́yé ní pé agbára Ọlọ́run Ọba tó tóbi gani ní pé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala kan dáwà sáyé láì ní pláni nígbé akàn wà láyé ní kẹ́rì kọ̀ọ̀kan máa ṣe tó bá wùwá ẹ̀sìn kan wà lẹ́gbẹ̀ẹ́ kan ni gbogbo ẹni tó bá rò pé ẹ̀sìn kan wà lẹ́gbẹ̀ẹ́ kan ni o bá kàn dáwà sáyé ká máa ṣe tó bá wùwá ò tí gbàgbọ́ nú kádàrà o ẹ̀sìn kan sọ pé al-qadaru qudratullahi azza kádàrá òun lágbára ọlọ́run ọba o faman kadhaba bil qadar ẹni bá ọ fi pé kádàrá nírọ́ faqad jahada qudrata Allah irú ẹni bẹ́ẹ̀ ó ti dínà agbára ọlọ́run ọba o so wá gbàgbọ́ nù kádàrá báyẹn in tó di agbára ọlọ́run ọba nǹkan ìpé àwọn ọmọ yìí nígbà táwọ àkọsẹ̀jáyé rẹ̀ àkọsẹ̀jáyé so nígbà tí wọ́n lọ wo bí ó ṣe kọsẹ̀ lá nínú ayé wọ́n rí pé nǹkan báyìí báyìí báyìí ní ó ṣẹlẹ̀ sí ibadallah tí wọ́n lọ wo rọ́ wọ́n ṣe bá wa pààrọ̀ kádàrà rẹ̀ bí ìgbà ń pààrọ̀ sẹ́ẹ̀tì bàbẹ́sẹ́ lè bá wa pàrọ kádàrá rẹ̀ alqadaru qudratullah kádàrá agbára ọlọ́run ọba ni ọ ẹnìkan ò ní agbára ọlọ́run so àwọn orípa tí yíò fi máa mọ̀ pé sí mo gbàgbọ́ nínú kádàrá gẹ́gẹ́ ni sọ gbà pé agbára ọlọ́run ọba ní kádàrá tẹ́nìkan kan ò ní kọ̀ntú olórí ẹ̀ àtọ́ ọba ti ń gbà pé ẹnìkan wà wọ́n yí padà àbí ìwọ́tọ́ tí lọ́wọ́ akọ́sẹ̀ jáyé bọ́sí ma kọ́sẹ̀ so àbí ọ̀tọ́ tí wọ́n kẹ́mí náà wọ́n sọ fún wọn bẹ́ẹ̀ pẹ́tọ̀ kò lè kò lè ẹ má sunkún ó bà ní kò bàjẹ́ so a kan wá a wà tẹ̀lómí ni tá gbé fún ọmọ yìí fala hawla wala quwwata illa billah ó babarọ́lọ́wọ́ bá in tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ko khamsina alfi sana 50,000 years síwájú kó tó dá sánmà àti ilẹ̀ lẹ́nìkan ó gbé fẹ́nìkan lẹ́nìkan ó bọ̀ ọgbà lẹ́nìkan ó gba kọ́ntrátì rẹ̀ tí ó wà lọ wá tẹ́lòmí ìtọ́dá tí ó wà fún ọ ọgbà pé kádàrá kó dọ́rọ̀ Ọlọ́run ọba ni ọ bákanáà ibadallah nínú tí yíò fi mọ̀ pé sí mo gbàgbọ́ nínú kádàrá lódodo alqadaru sirrullah kádàrá àsírí Ọlọ́run Ọba ni o la yattali'u alayhi ahad ẹni kankan ò lè rí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala sọ nínú al-Qur'an al wa ma kana Allahu liyutli'akum 'ala al-ghayb Allah bá subhanahu wa ta'ala kò ní láyéláyé jẹ́ kẹrí kọ́kọ́ al-ghayb kádàrá sí rẹ̀ nínú kọ̀kọ̀ ló kádàrá nínú kọ̀kọ̀ ló so ó túnmọ̀ pé gbogbo tí èyàn bá rí mà gbogbo tó bá rí àbọ̀ rí mà kò sínú kọ̀kọ̀ ni ò a ma ma ni a ma yin tó jẹ́ ghaib ẹni kankan ò lè ma qala aliyun radiyallahu anhu alqadaru sirrullah kádàárì àsírí ọlọ́wọ́ bá ní sírù ọlọ́wọ́ bá ní fala takshifu ẹ má wádìí ibadallah ṣe wọ́n nílé ìwáyìí ṣe wọ́n gbàgbọ́ pé àsírí tó wà lọ́dọ̀ Ọlọ́run wa subhanahu wa ta'ala ni tẹ́nìkan olè ma àpí gbogbo àsírí làwọn èèyàn wá kí láìsìn àsírí owó àsírí ọmọ àsírí ilé àsírí orí pípé àsírí ìmà gbogbo náà àsírí làwọn èèyàn wá káwọ̀ ẹmọ̀dí ni àwọn èèyàn náà mọ̀ pé ayé yìí ju bó ṣe mọ̀ yìí lọ ṣùgbọ́n bó ṣe wá ju bó ṣe mọ̀ yẹn lọ kò sẹ́ni tó lè mọ̀ tó wà lẹ́yìn rẹ̀ àfi Allah Ọlọ́run bá nìkan ṣoṣo àyẹ̀ náà wípé ah, agbára Ọlọ́run bá hàn nínú bó ṣe tó ètò gbogbo nǹkan pátápátá bóyá bóyá fọ́múlà wà fún bóyá fọ́múlà wà fún gbogbo tí wọ́n mọ̀ gbọ́ lẹ́nu àwọn èèyàn tí è tó sáwọn tán sógun ní ẹ̀wọ̀ àwọn ológun àwọn ní àfihàn jẹ́ alábi gbogbo ọ̀rá yẹn ó ní àsírí owó àsírí ọlá àsírí kìíní wọ́n tó ta fẹ́ lómi dákùn àsírí owó lọ́rà fún 15 naira so àmáwọn tí wọ́n tẹ́ máa ń sọ pé ní pé the secret to success gbogbo ẹni tó bá ti tẹ̀lé ní ọ̀ní irọ́ ni ọ̀ o lè tẹ̀lé tí ọ̀ ní jásí kankan fún ọ so sírù ọlọ́wọ́n bá ní lábàlá kan ni abala mi tún wà tíyàn fi mọ̀ pé kọ́dàrù yìí sí mo gbàgbọ́ nù rẹ̀ nítòótọ́ tíyàn fi lè dára rẹ̀ wò látàbàlá pé kọ́dàrù jẹ́ sírù ọlọ́wọ́n bá náà ni ọ alimamu rahimahullahu ta'ala wọ́n sọ nínú àkídà wọn wọ́n ni wa aslul qadari ìpìlẹ̀ kádàrá o sirrullahi ta'ala fi khalqi àṣírí ọlọ́run ọba nípa bó ṣe ṣètò àwọn ẹ̀dá rẹ̀ ni ẹnìkan ò má nípa bó ṣe prógrámù rẹ̀ àpẹ́láyè sínà báwọn yẹn bá prógrámù kan wọn ò ní fẹ́ jẹ́ nìkan kan mọ́ kọ́mọ̀ lọ dètòrú kó mọ́ lọ tọ́ọ̀bọ̀ nǹkan àwọn òtí ẹ̀lẹ́dẹ̀ tó Ọlọ́run barú ta'ala Allahu an zalik wa aslul qadari sirru Allahi ta'ala fi khalqi lam yattali ala zalika malakun muqarrab a malaika gan orí àsìníyàn a o ma se fẹ́ni tó lóhun wo lahul mahfuz ìwòkúrò lọ́wọ́ òun wo lahul mahfuz òun ti rí kádàrá gbogbo nǹkan àìwòkú lọ́wọ́ wàlá nabiyyun mursal kódà annabi tọ́nà ọba rá so òun náà ma kò rí ọ wà ta'ammuku ibi tán lọ ni kí wa ma wá fínífíní wà nadharu fi dhalik kí ẹ ma wo ó sì ah, wá jílé ìlú lówó ilé ìsẹ̀wá nímọ̀ ilé ìlú sí wá jẹ́ lórí ọ̀nkọ́sàn ah, àsírí ọlọ́wọ́ ọba ni ó wa ta'ammuqu wan nadharu fi dhalik kí wọ́n máa tọ pínpín kádàrá kí wọ́n máa wo dhari'atul khudlan ojú ọ̀nà òfúnníọ̀ wa sullamul hurman àti àga ìtẹ́ yóò fi pàdánù wa darajatu tughyan àti ipò ìkọjá ara ni tó bá ti mọ̀ pé àsírí Ọlọ́run ọba ni kọ́dàrà in tó fi lè tẹ́sì ara ẹni ẹgbẹ́ wọ́n mọ́ ń sọ ìmánu bil kọ́dàrì ìmánu bil kọ́dàrì bọ̀ sí mi náà gbàgbọ́ nínú kọ́dàrì ní tòótọ́ in tá nabi sallallahu alaihi wasallam fi sọ fún wa nìyẹn nínú hadithi abu huraira kama ṣètọ́nù wa bẹ́ni kẹkẹrin yíò wá ní man khalaqa kadha yíò ní talódélé man khalaqa kadha wa kadha talódélé talódátọ̀un ṣètọ́nù wa mí sí ẹ̀lẹ́mí ṣètọ́nù wa ń bèèrè àwọn ìbèèrè mí náà kí ló tó wá ẹgbẹ́ lè ni ó ó sì wá ṣe pé ilé yìí làwọn ọmọ rẹ̀ wá sórí rẹ̀ báyìí tó lọ́lọ́ àwọn ọmọ ilé yìí ṣe wá ya ìtànyà báyìí àtẹ́sílìmù ni ó èyí submit fún Ọlọ́run Ọba ni sí rú Ọlọ́run Ọba gbogbo ọba tí a bá ń submit fún sí bẹ́ẹ̀ lè yóò sì máa lékún ní ìmáni sí èyí ó sì máa lékún ní ìmáni sí gbogbo ọba tó bá ń question rẹ̀ sí tó fẹ́ wà fínífíní ó sì máa yà láìmọ̀kánpa rẹ̀ sí yóò sì máa dàrú mọ́ lọ́wọ́ sí alámàrí kádàrá ò sí tú gbagbọ́nù rẹ̀ kọ́ fílẹ̀ bẹ́ẹ̀ Al-Imam Tahawi sọ pé falhadaru kulla alhadar sọ́ra sọ gbogbo ara ní kó sọ min dhalika nadharan wa fikran nínú kọ́ ma wádìí fínífíní ọ lè ma ẹni kankan ò mélòó mélòó ọlá tó ṣe pé òfò ni mélòó mélòó àìní tó ṣe pé àánú ni tọ́lọ́wọ́ bá bá fi sí gàgá kádàrá fọ́mọ èèyàn àmì yóò dákú nínú orí Ọlọ́run bá lórí rẹ̀ nínú ìgbésí ayé rẹ̀ wàwásíwásá in tí ó padà máa bí fún yàn wíṣíwásí ni whispering ròyíròyí onílé kọ̀ọ̀sí tó lè fi fẹ́ se má àpé kí ní ń dàmú àwọn èèyàn gan ṣe báyìí ṣe báyìí ẹ̀mí rẹ̀ wọ́n ní balẹ̀ fa inna Allaha ta'ala tawa ilma al-qadari an anamihi torí pé Ọlọ́run Ọba bo ìmọ̀ kọ́dàrí kó lọ́dọ̀ àwọn tó dáni ọ̀ lọ́dọ̀ àwọn ẹ̀dá rẹ̀ wa nahahum an maramihi Ọlọ́run Ọba sì kọ̀ fún wọn kán ma wádìí rẹ̀ pé á ah, gbọ́dọ̀ lè wádìí so ara ọ̀ pé wọ́n fẹ́ fẹ́ra wọn Abdullahi àti Amatullahi wọ́n fẹ́ fẹ́ra wọn ẹ wádìí sí ó dá ara ọ̀ ìbádọ̀lá nínú àwọn nǹkan tí yóò fi ma ní pé sọ gbàgbọ́nù kádàrá lódodo bó ṣe yẹ kó gbàgbọ́nù rẹ̀ òun náà ni pé ó gbọ́dọ̀ máa mọ̀ pé Ọlọ́run ọba ọba dédé ni ó Allahu adlun tọ́lẹ̀ bí ìgbà wọnú kọ́dà àbọ̀ wọn náà wọ́n pé ẹ̀ eh. but àwọn tí ó wà wọ́n náà sí bọ́lọ̀ náà ló ní ẹ̀kọ́ ìbéèrè táwọn yẹn máa ń béèrè yẹn àwọn tí ó wọ́n náà tí ó wọ́n wọ́n náà náà sí bọ́lọ̀ náà ló kádà rá pé wọ́n náà ló kádà rẹ̀ jaa عن ابن الديلمي سوسو بي اتيت عبي بن كعب كان هو صحابه النبي صلى الله عليه وسلم يقولون لو با فقلت له اني ما وصف بي وقع في نفسي شيء من القدر امي من ساوان كان كفو من قدر فحدثني بشيء سن كان كفو من لعل الله ان يذهبه ان يذهبه من قلبي بيقولوا بو بيقولوا كمين ẹ máa gbọ́ nǹkan tí Ubayy sàhábà Nabi sallallahu alaihi wasallam ẹ máa gbọ́ nǹkan tó fi fẹ́ gbé in tí wọ́n tó ní pa kọ́dà rẹ̀ mi ẹ máa gbọ́ nǹkan tó fẹ́ gbé kó fún wọn ó ní law anna Allaha azaba ahla samawatihi Ubayy ibn Ka'b sọ pé in tó gbọ́dọ̀ nílẹ̀ mi ni pé a ní sí ọlọ́run ọba ọbọ̀ dédé ni ọlọ́run ọba ló dá ọ ọwọ́ ma dúrù nǹkan tí wọ́n ní tó ń ṣe bó ṣe wọ́ ọlẹ́ran ọ̀n sí ẹran ọ̀n sí àwọn ẹran ó sì ṣe pélé ìlọ mú tọ́ọdú ó sì múlé wọ́n ló ní ọfẹ́ jẹ́ ń azabahum ọlọ́run ọbó fìyà jẹ wọn wa huwa ghayru dhamirin lahum lẹ́ni tí ó sàbọ̀sí fún wọn walau rahimahum tọ́lọ́run bá bá wá kí àwọn tó wà ń sánmà àti ilẹ̀ tó kẹ́ gbogbo wọn wáwátá kanat rahmatuhu khayran lahum min a'malihim ọlọ́run ọba kẹ́ wọn látara pé ìkẹ́ ọlọ́run ọba bó ṣe yẹ fún tọ́lọ́wọ́n bá wá kẹ́ ọlọ́wọ́n bá kẹ́ látara àánú rẹ̀ ní kèése torí kó dìsáàfù rẹ̀ ọ̀ dìsáàfù rẹ̀ kan walaw anfaqta mithla uhudin zahaba tó ọba náà tó tó uhud ní gold fi sabilillah sójú ọ̀nà ọlọ́wọ́n bá ma qabilahu Allahu minka hatta tu'mina bil qadar ọlọ́wọ́n bó nígbà lọ́wọ́ rẹ̀ títí tó tí ó fi hàn pé èyàn gbàgbọ́nù rẹ̀ ni wàtàálàm kọ́sí lọ́mà annama asọ́baka lam yakun li yukhti'ak nígbé tó bá kàn kò ní yíò láyé ah kání mo ti ṣe báyìí ni kání mo ti ṣe báyìí ni kání báyìí ni kání báyìí ni wa annama akhta'aka lam yakun li yusibak in tó bá sì yíò ọlọ́run ti kádàrá pé kò ní mú ni walau matta ala ghayri hadha tó bẹ́ kú wàlàwù múta ala ghairi hadha tó bẹ́ ikú lórí nǹkan tó yàtọ̀ sílẹ̀ ládàkàtà náà ó wọ́n ọlọ́wọ́ bá ní o ibadallah ọlọ́wọ́ bá ń dédé ní o tọ́lọ́wọ́ bá bá fi àjẹyàn látara dédé rẹ̀ ní ọlọ́wọ́ bá ló dá tẹ́lẹ̀ náà ọlọ́wọ́ bá dáyàn ó wá kọ́ ọlọ́wọ́ bá sì kọ́ àwọn pín ìgbé àwọn pín ìkàmà sí kí kíni kama lọ sínú náà fariqun fi jannati wa fariqun fi sa'ir barakallahu li wa lakum fil qur'an al-karim wa nafa'ni wa iyyakum bima fihi min al-ayati wa dhikri alhakim a aqulu qawli hada alhamdulillah ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه About Allah from the impact and the effect of believing in Qadar with, with which a Muslim can truly test himself is that you know that Allah subhanahu wa ta'ala is not questioned about what, whatever he does. Allah is not questioned about whatever he does لا يسأل amma yaf'al wa hum yus'alun Allah is not questioned about whatever he does but they are the ones that are going to be questioned you, you need to understand the relationship between yourself and Allah you are a creation of Allah Allah is the, the God, the Lord not someone that has to answer to you Not someone that has to answer to the rulings of mankind, to the judgment of mankind, to the directives of mankind, to the rules and regulations of mankind. Kalla, hasha wa kalla, ta'ala Allahu an dharik. Allah subhanahu wa ta'ala is not questioned about whatever he does. And also, ibadallah, from the effects and the impact of believing in qadar that you see is that even in little affairs, little affairs that people do not count, you attribute them to Allah subhanahu wa ta'ala. Ibn Abbas radiallahu anhu said, كل شيء بقدر حتى وضعك يدك على خدك Everything is with is by qadar. Even placing your hand under your cheek. حتى وضع يدك على خدك even the placing of your hand under your cheek you think about qadar in even in little affairs that this is from Allah when my slippers caught this is from Allah when I'm able to make it it is from Allah when I'm not it is from Allah and the, and the, and the effect of qadar when, it, when it Muslim truly believes in qadar the effect are plenty ibad Allah لا يسع المقام لذكرها So the time may not permit us to mention everything. But inshallah ta'ala في هذه الكفاية اللهم آت نفوسنا تقواها وزكي أنت خير من زكاها أنت ولي ومولاها اللهم أحسن لنا ديننا الذي هو عصمة أمرنا وأحسن لنا دنيانا التي فيها معاشنا واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر اللهم توفنا وأنت راض عنا اللهم توفنا مسلمين والحقنا بالصالحين اللهم انصر ولاة أمورنا اللهم اهدهم إلى البر والتقوى اللهم ارزقهم بطانة صالحة اللهم أصلح الراعي والرعية اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين وانصر إخواننا المسلمين في كل مكان اللهم أصلح أهلنا في بلدنا يا الله اللهم أصلح حالنا في بلدنا يا الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قوموا إلى صلاتكم